الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن وراءه بعد إليكي أما جلالي إنني التوسل وطلب الشفاعة التوسل وطلب الشفاعة كنا كتبوني التوسل بعدين كنا كني ما وشفاعه àwọn ọ̀rọ̀ méjèèjì ó jẹ́ àwọn nǹkan tó ṣe pé a ti ṣe àlàyé má ọ̀rọ̀ níbi àwọn ìjókòó tó ti kọjá àmọ́ kò sí wàhálà ní kíyà tó ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa rẹ̀ ní ẹyọ kọ̀ọ̀kan náà tawassul èyí tó bá ṣẹ̀ríà mu àti tawassul èyí tí ò bá ṣẹ̀ríà mu tawassul ní ìmá fi nǹkan sí àkàsọ̀sọ́dọ̀ ọlọ́run ọba ìmá lókíníkan láti ma fi tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba a ma lò nǹkan ká ipé à ọlọ́run wọlá nǹkan báyìí ṣe nǹkan báyìí fún ni tọ́lábù ṣàfáà ni ìmá wáìsì pé kí a ma wá ìṣìpẹ̀ ẹ̀hẹ̀ kí a ma fẹ́ nìkan sí ìṣìpẹ̀ lọ́dọ̀ Ọlọ́run Ọba ṣẹwàá nínú àwọn tawassul léè tó bá ṣẹ̀ríà Ọlọ́run Ọba mu léè tó Ọlọ́run Ọba tó yọ́nú sí wọn ni àkọ́kọ́ ni àtawassulu bí asma'illahi wa àti àwọn ìròyìn rẹ̀ àwọn orúkọ Ọlọ́run Ọba ni yìí la tuhsa kò sí ẹ̀kà tán ó pọ̀ gan àwọn ìtọ́lọ̀ọ̀bá fún wa ní ọgbọ̀n nípa rẹ̀ tàà máa ipé àwọn ilé yíò ọlọ́ọ̀bá ló ń kọ mú ní o ẹ máa lò gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ìròyìn ọlọ́wọ́ba ẹ máa lò láti máa fi wá nǹkan lọ́dọ̀ ọlọ́wọ́ba na ọlọ́ni fi wádàrù lẹ́dínà yulhiduna fi asma'ihi ṣe wá náà wọ́n kọmiti ilhad níbi asma wọ́lọ́wọ́ba kí náà fi ní ilhad fi asma'illah àwọn tí wọ́n yẹ gẹ̀rẹ̀ tí wọ́n yẹ kó ní ojú ọ̀nà tó tọ́ àti ojú ọ̀nà tó yẹ níbi orúkọ ọlọ́wọ́ba

oníbikẹ́lù mímọ̀ kí ọlọ́ọ̀bá ní ọba ilé tí ló kára bí ajérí ọba òkúmi ẹ̀rẹ́dà sílẹ̀ ẹ̀sìn ọba kìnnìkan ọba ha ọba hù ọba hùn ọba hùn kíní wọ́n tó fẹ́ kọrin sínú àwọn kata bá ń pè ní islamic music fún wa so kíní ó káàkiri ó sì gbogbo nulé tí yẹnyẹn èmi ò fíyẹ̀ ní ìfẹ́ rí lé mùsùlùmí tí wọ́n pè ní lé mùsùlùmí tí kíní yóò wọ̀ tí wọ́n ní máa pẹ́ ọlọ́ọ̀bá ọba dàgbà mọ́tẹ̀pá ọba kíná ń pè ọba alágbẹ̀dẹ ọ̀run agbogbo ọjọ́ agbọba alágbádá aná àwọn christian lámọ̀ tó ma ń pè ọlọ́ọ̀bá láwọn orúkọ yìí káwọn mùsùlùmí tó bá wọn smọ́gbù rẹ̀ wọnú islam ṣẹ́rí believe tí mùsùlùmí ní nípa orúkọ ọlọ́ọ̀bá àtàmọ́rin ọlọ́ọ̀bá ní wípé àwọn èkí ń pè fi ìròyìn kankan ròyìn ọlọ́ọ̀bá àyàfi yíta bá rí ẹ̀rí fún nínú Kùránì àti Sunnah ọlọ́ọ̀bá ní òun ni àwòrahman ẹ̀ẹ́ a ní àwòrahman lọ́lọ́ọ̀bá múlìkì ọlọ́ọ̀bá ní àwòrahman lẹ́niwẹ̀ tí bá wá ọlọ́ọ̀bá ní àwòrahim lówó ìmìnà pé bẹ́ẹ̀ asẹ̀míù lówó ní pé bẹ́ẹ̀ alàzíz ní ó ní pé bẹ́ẹ̀ anẹ́bí sọ pé ọlọ́ọ̀bá aljamil lọ́lọ́ọ̀bá ìmìnà ni ọlọ́ọ̀bá aljamil ni inna yuhibbul jamal ọlọ́ọ̀bá tó ànábì ní pé ọlọ́ọ̀bá asàlámù lọ́lọ́ọ̀bá tí bá nẹ́bì ló pè bẹ́ èmi náà pè bẹ̀rún tẹ́bá ní tó bá ti yàtọ̀ sí ojú ọ̀nà méjì yìí àìkí ń fi làákàyíwá ká fi fọmúlétì orúkọ àbí ìròyìn fún ọlọ́ọ̀bá ẹwà wọn kírísẹ̀ tí wọ́n kí ọlọ́ọ̀bá ní bàbá èyàn kí ń kí ọlọ́ọ̀bá ni òye báyẹn àìlẹ́kọ́ sọ́lọ́wọ́ ọba ní kí ẹmà kí ọlọ́ọ̀bá ní bàbá ẹ̀tùwà mọ̀ rí ti ń wọ àárín àwọn ìyá mi lè ránṣẹ́ lọ́bá ara kíníkọ̀ wádí àà ah, ó ṣe ọmọ ọlọ́run ẹ̀mí ti ń ṣe nìsìn tà mùsùlùmí ní ìyá iná àwọ òṣè ọmọ ọlọ́run ọlọ́run òbí mọ̀nà wọ́n sì ń ká tó bá sì ń kírun ó mọ̀ká qul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad sí kí ọmọ ọlọ́run tí ó gbà wọ́n believe àwọn àṣáwọ̀ tó ń sáwọnú àkídà wa tó ń sáwọnú ìròrí wa tó ń sáwọnú believe wa a ní láti máa yọ so ibi tàti lọ ní wípé èyàn lè fi orúkọ ọlọ́ọ̀bá bí ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá wọlá pé wọ́n ni Ar-Rahman ṣàánú mi ọlọ́ọ̀bá wọlá pé wọ́n ni Ar-Rahim ṣàánú mi ọlọ́ọ̀bá wọlá pé wọ́n ni Al-Ghafur ọlọ́ọ̀bá wọlá pé wọ́n ni Al-Malik èyàn ó dẹ̀ lò láti fi ṣe àkànsọ̀lọ́sọ́dọ̀ ọlọ́ọ̀bá kí nìdí àti pé ọlọ́run ní pé ká lò ní Qur'an ṣẹ́rí kí ní kan wá pẹ̀lú ẹ̀sìn Islam tí ọ̀pọ̀lọpọ̀ gbọ́yé tí àwọn olùmí òsì fẹ́ gbọ́yé oní wípé la natajawazu al-Qur'an wa sunnah tẹ́bí wá ti dìbí tàbí ṣe ìjọsìn àìkí ń tayọ àlà àìkí ń tayọ bí tọ́mà ti làkalẹ̀ fún wa mọ́ fi làkà ìró pé ẹyìn ìgbàtẹ́lá lè lórúkọ lọ́ọ̀bá ẹyàlè lólè yìí náà èyàn kí ń 2 plus 2 ìgbàtẹ́ ti káàkiri dubai ní ọgbọ́n orí tèmi ilẹ̀ mí náà rí palẹ̀ lórí rárá fún ilóbẹ̀ táà bá ti rí evidence fún ìjọsìn tí bá yàbí èyàn lélu tí bá yàbí tó ní sheik mohamed bin sọ́yà rẹ̀ òfin rahimahullah ibi àkọwà ìfẹ̀kíyà wọ́n ni wal aslu fil ashiya'i hillun wa mna'i ibadatan

sàmìta bí i nafsaki yálà pé ìwọ ló pé àrẹ́bẹ̀ nínú kùránì ni ó aw sàmìta bí i nafsaki bí àwọn olókó àrẹ́bẹ̀ ni ó aw anzalta hu fi kìtàbí àti bí ẹbẹ̀ lọ́báyìn kódà tó bá ti díyàmọ̀ kìyàmá tí gbogbo àwọn yìí bá wà nínú dàmú nígbà tọ́lọ bá gbé ogun ajíyé tó ní kálùkù dúó sí ọ̀nà ló mẹ́yẹ ìgbà tí yíò ló bẹ̀ tí yíò ma tó gbà tánàbí ń sọ ìgbà tí yíò ló bẹ̀ alẹ́mì pé ẹlò alba'un níbi bẹ̀ alẹ́bìlọ́ anábi pé alba'un yawman anábi òdán sí 40 days ní 40 months 40 years anábi òdán àmì tí sí mẹ́ tí ó báyà bí so tó bá ti wá di pé ìnira ìwá pọ̀ gan àwọn abẹ́sìn alọ́mọ bá wọn anábi ọlọ́wọ́ bá tàbí sí ọlọ́wọ́ bá nípa ipé kán bá wọn bí ọlọ́wọ́ bá ìnira ipọ̀

gbogbo wàhálà àtijọ́ yìí gbogbo bá tán àbí ọlọ́bà kó jẹ́ ká ṣe gbogbo ní yamal kiyama so nínú àwọn kiyama tí ń bí ọlọ́bà ní àwọn amalu sọ́ọ̀lẹ̀ àwọn iṣẹ́ olóore tẹ́yìn bá ń ṣe hmm? àwọn iṣẹ́ olóore tẹ́yìn bá ń ṣe o ní pé ìrun tó kí sincerely for the sake of Allah subhanahu wa ta'ala o lè lò o lè lò láti fi bí ọlọ́wọ́ bá àwọn àwẹ̀ tó gbà nítorí àwọn ètò lọ́sójú ọ̀nà ọlọ́ọba ó lè lò wà láìṣẹ́ tí ẹ̀bá wà nínú nira nínú nǹkan tí ẹ̀lẹ́ yára lò kíákíá tí yíò fi kó nínú nira yẹn ìfi kí yẹn lo àwọn iṣẹ́ olóorí kí yẹn sí nítorí ọlọ́ọba nìkan kí yẹn wá fi bí ọlọ́ọba ibo láti rí ẹ̀rí yẹn ó ní hadith anabi sallallahu alaihi wasallam tánàbí ń sọ nípa àwọn ọkùnrin mẹ́ta gan tó ṣe pé wọ́n ń ṣe ní àjò kan òjò wá ká wọn má wá sá sínú cave inú bí wá sá sí yẹn òkúta wá ń rí ó wá sí wọn pa mọ́bẹ̀ wọ́n tí tí tí wọ́n orí tí wọ́n ṣe se. ṣe wọ́n orí ṣe oníkálùkù abẹ́rẹ̀ sí ní mọ́ ọwọ́ àwọn iṣẹ́ ìjọsìn tó ṣe nítorí ọlọ́wọ́ ọba nìkẹ́ tí ò sí fẹ́lò kẹ́kẹ́ torí ọlọ́wọ́ ọba ẹnìkan ni wọ́n wá ń sọ ibi ọlọ́wọ́ ọba wọ́n láti ìjọ kan wà ẹyọ̀kan náà ni máa sọ lẹ̀ wọ́n tí ó ń lépa obìnrin yìí wú gan ó bá sì síkúṣe àmọ́bìnrin yóò gbà fún ìjọ kan wà tóbìnrin ẹwà ní bùkátà kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ bí owó owó bá lé ibi tọ́ sórí tó ti ń pè mí fún láti jọ ẹ̀ mo ṣe tán àti sí báyìí bọ̀dákùn owó yìí mo ní díẹ̀ ó fún mi ó wá ní ọya kó sọ̀kalẹ̀ ó tún afẹ́ bẹ̀rẹ̀ sí ní mọ́ bá ṣe kí ní ọmọ kí àti wà ní wú pòsíṣẹ̀ yẹn ó wá rántí pé ah ọlọ́wọ̀n mọ̀ fẹ́ kí ní ìbá ó wá fílẹ̀ ìtòrí ọlọ́ọ̀bá ó sì fún lówó ìgbódẹ̀ ní kò mọ́lọ̀ wá ní ọlọ́ọ̀bá wọ́n lá pé tí mo ṣe yìí tó ń tí bó ṣe nira tó yìí mo ṣe nítorí ìwọ ọlọ́ọ̀bá nìkan ni ọlọ́ọ̀bá mú wa kó nínú ìṣòro tá wà yìí kí ní kàn sí ni àwọn mẹ́ta ni oníkálùkù abẹ́rẹ̀ sí ni mọ́ lo ìjọsìn tó ṣe ń torí ọlọ́ọ̀bá nìkan wọ́n lá pé kí ní wàláhì ìyìn sí fẹ́ nìkan torí àyàfi nítorí ọlọ́ọ̀bá nìkan ọlọ́ọ̀bá làwákùn mi dáwà yìí kí ní ìdẹ̀ sí so tí ẹ̀bá wà nínú ṣòro ètò àwọn fi wá ṣéhù gágágá ìwọ́n ṣéhù kì ní kẹsà ṣéhù wò ló wọ́n káàkiri ṣéhù tó ń wá yẹ̀ gan òun kò lè sàánú ara rẹ̀ ètò àwọn wà kò rẹ̀ àkí ah, ní abẹ́nu gọ̀ngọ̀ yìí mọ́ dání ni òká òká òká àbáyọ òká àbúyọ yìí ìrìn tí mọ́ dání ni àkíní ah, yìí ìkí àyàfí ń torí ìwọ̀ ọlọ́ọ̀bá nìkẹ́ ọlọ́ọ̀bá dákùnlá wákùn bí kìíní wọ́n ma rí tí àbúyẹ lọ́dọ̀ ọlọ́ọ̀bá ó kàn rí pé ọlọ́run kan làwọ lọ́nà tó ti ẹgbà orókan ní tọ́lọ̀bù bá wá yọ́pọ̀ mẹ́o ọlọ́run ya fẹ́ fi sàdánwò fún ọ ni nígbà ara àdánwò kù díẹ̀ fún ọtọ́lọ̀bọ̀ ó sì fún ọ ó kù díẹ̀ ó ya gba ilé ìlú so tábátí láwọn ilé ìlọ́wọ́ ìwọ̀wádùn ìjọ́sí tó ń ṣe lójoojúmọ́ kí ló tó fi lò yẹn

nínú pínyàn lẹ́kọ̀ọ́ níbi ìjọsìn wípé àkọ́kọ́ ní pé kọ́kọ́ kọ̀ dáma tẹ́bá ní kẹwàá àwọn àdúwà náàbí anábì ma ń kọ́kọ́ ṣe istighfaru náà ni tẹ́bá ní kẹwàá púpọ̀ nínú àdúwà náàbí àwọn àdúwà tó ṣe kó lágbára gan ẹ wo sayyidul istighfar náà sayyidul istighfar ọkọ̀ ti istighfar síwájú lẹ́yìn ìgbà yẹn ó wà bẹ́ẹ̀ sí ni máa ń yan lọ́ọ̀bá pẹ̀lú àwọn orúkọ àtàwọn ìròyìn rẹ̀ ẹgbọ́gbẹ̀ ilé bẹ́ síwájú kíníkà kíníkan ọlọ́run ṣe báyìí fún mi ó fọ́lò normal process Ibn al-Qayyim rahimahullah níbi n'ebe tó wá kọ́ sí àti bẹ̀rẹ̀ àdáwọ̀dẹ̀wà ọ̀rọ̀ tó ọkọ̀ rí oní ọ̀rọ̀ dùá ọ̀rọ̀ bí olùgbé òní sí mọ́sá àdúwà tó máa fi ń gbà ẹni ní ọkọ̀ bí ayẹ mú tí ń bẹ̀rẹ̀ láti jọ ìkùgbà rárá ó gbọ́dọ̀ kọ́kọ́ àdúwà rẹ̀ ó láwọn kan tó gbọ́dọ̀ ara ìyún lẹ́yìn gbẹ̀yìn àwọn kọlọ́ọba ọlọ́ọba ìwọ ni abrahman ìwọ ni abrahim ìwọ ni almalik ìwọ ni alghaffar ìwọ ni kádà wà kádà wà kádà wọ́n bẹ̀rẹ̀ sí ni mọ́ ti síwájú àwọn kan ọlọ́ọba wọ́lá kú wọ̀ ní báyìí ọlọ́ọba dákù ṣàánú mi ẹrú yẹpẹrẹ ni mí ní ìjámù kẹ́kẹ́ ẹlẹ́ṣẹ̀ ni mí díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ bó ṣe máa ti síwájú ọlọ́ọba ni bóyá àti àwọn nǹkan ní ìtọ́níkálùkù ọmọ tọ́lọ̀pọ̀lọpọ̀ ọmọ ìwé kí ń jẹ́ kádù àgbà insha Allah karim tọ́lọ̀bá bá fún wa ní ìyọ̀nda ẹ alìṣẹ́ àlàyé ní àwọn ọjọ́ tí ò ní pẹ́ insha Allah nínú àwọn kan tíyàn tó lè fi tọrọ lọ́dọ̀ Ọlọ́run Ọba ó ní talabu du'a min al-ahya'i s-salihin ó ní pé èyàn lè tọrọ àdúwà lọ́wọ́ èyàn tíyàn kí ṣe kíyàn lọ èyàn wájú kó lé àmọ́ sọ pé ọlọ́ọ̀bá wọlá lágbàjáwò kó dẹ̀ rí nípo ọlá nẹ́bí kí ní ìta lọ́lá nẹ́bí ìdí ni wípé ààrí ẹ̀rí kan ibi táwọn sàhábà ti lọ́lá nẹ́bí sallallahu alaihi wasallam bal in tàbí táwọn sàhábà mọ́ ṣe ní pé wọ́n mọ́ wá bá nẹ́bí kádà ní bá wọn ṣàdúà èyàn lè ṣe lè náà èyàn rí pẹ́ ní yìí ah mo ṣe mẹ́rin láti jọ ìyàn tó bẹ́ẹ̀ bọ́rọ̀ ọba ni kò sẹ́nibọ̀dì tó pé tán ohun Eh, kínáàkì èèyàn tó pẹ́tán tí ò lẹ́ṣẹ̀ rí lè wọ ara wà lẹ́kùsí ẹ̀ tó pẹ́tán kò sí abadan wọ́n ni èèyàn rí pẹ́ yìí ó ń gbìyànjú àti wọ́n ṣe tọ́rọ ọba agbẹ́dàkùn látẹ́nsà na fi sáré fi dọ́ra ikú ẹmẹ́gbàgbà níbi àdúrà ni ẹdàkùn nǹkan wà tó kí mú wù ẹ̀yìn ẹ̀bá mi ṣe dùwá kọ́nà kó ṣe fún mi ilé ìlànà sàhábà mọ́ ń ṣe ẹwọ sàhábà tó wá bá nẹ́bí sallallahu alaihi wasallam tó já fọ́jú kò jòkó sí lókọ́ ní ọlọ́ọ̀bá wọlá nẹ́bí jẹ́ kó jù mí kọ́lá rárá wà bá nẹ́bí ní sallallahu alaihi wasallam wà nẹ́bí ṣe dùwà fún mi kọ́lọ̀ tí ẹ fún mi lójú mi padà àdẹ́gbà ní pé ok mọ́lọlé tó bá ti délé kó wá gbé àjẹ́kó sàgbàlá kó wá ṣe náà fíbà méjì báyìí àdẹ́gbà ní kó wá ṣe dùwà báyìí ń bẹ́ ẹgbẹ́ nẹ́bí ló ń kọ ní àdúwà ìntánẹ́bí ń kọ́ àwọn èèyàn ó ní ìmọ̀ ṣe dùwà anẹ́bí ò kọ́ wọn ní ìmọ̀ ìjòkó sí ẹkọ́ àmọ́ fọ́lá nẹ́bí tọrọ o lè rí ẹ́fẹ́sì fọ́lá nẹ́bí tọrọ abadan ẹgbà tí ẹnìkà anẹ́bí ṣe kọ́sùbà lọ bẹ́nìkẹ́kà sí sáde nù lẹ́nu lẹ́kùn ọba ní wà nẹ́bí ìntá ti bàjẹ́ ní ìlú wáwó gbogbo rúbì ti kú tẹ́yẹnyẹ anẹ́bí dákùn bá wa ṣàdúrà kọ́lọ̀ ń jẹ́ kí àwọn kí ní òjò yíò ogbó ojú bá tún dámá òjò bá continue for seven days wá tó di júmà kejì bóyá dá sí ma nàbẹ́lú ìbá tó dé anẹ́bí ara o òjò tó ti pọ̀ jú o àdákùnmá wá ṣe dùá kójò yìí kó tó ń ṣe kí ní o kójò anẹ́bá ṣe dùá allahumma hawalina láàrínà ọlọ́ba òjò yìí bá wá gbé kú bá gbá ọ̀rọ̀ sí ẹ̀yìn wa mọ́jọ́ rọ̀ lọ́wọ́ lórí mọ́ òjò níbẹ̀ ní òjò ẹ̀ so ẹ̀kọ́ tánàbí ń kọ́ wọn nìyẹn sallallahu alaihi wasallam ànábì ò kọ́ wa ní àwọn nǹkan tí ó kọ́ wa sẹ́bọ nínú nǹkan tátún wáṣà kí èsì mìí wípé kìí ṣe pàwà mẹ́nìkà gẹ́gẹ́ bí bàbá aládùá nǹkan ti lọ́dúkọ́ àbí lọ́bá bàbá kí ní àwọn bàbá aládùá nù àwọn bàbá tó ṣe pé tán bá ti wí àwọn bàbá kún fáyà kún bẹ́rọ wọn ń ṣe nǹkan fáwọn

nínú kàtí yẹn kíránkì tí yẹn gbọ́ nípa àwọn àfáà ní kí wọ́n ṣe mọ́lú dìjọ́ka òjò wá sú òjò fẹ́ rọ̀ kí ló ń bábà yóò sọ ẹ̀rẹ̀ fáwọn asú bí wọ́n ní àgbákò ìláyà sọ́rọ̀ rẹ̀ wọ́n mọ̀láíkà tó fẹ́ rójò yìí tó bá rójò yìí ó káàbù tó bá rójò yìí ó káàbù ó kí mọ́lú ìdáfẹ́ sí mọ́lú ìdáfẹ́ bí òmìnirin sallallahu alaihi wasallam òun ló tún sọ ìsọkúsọ nítorí ẹ̀ òjò pa gbogbo ọkùn mẹ́rin òjò pàwọ́ dẹ̀ dáró nìyẹn so o ní pé mùsùlùmí làwà a máa ń lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́wọ́ bá ní subhanahu wa ta'ala so kò sí wà lábẹ̀ ní yẹ́ tí bá ní kí ẹwọ tẹ́mù alẹ́ Umar bin al-Khattab radiyallahu anhu tí ò sí òjò tí ilẹ̀ fẹ́ dá ilẹ̀ fẹ́ sá àwọn alọ́bá al-Abbas Umar bin sọ pé kí náà ń pè nígbàtá nàbí wà láyé o a ma ń lo annabi sallallahu alaihi wasallam láti mọ̀ bí sáà tẹ̀lú ọsọ́dọ̀ rọrọ̀ bá ayé pẹ̀lú àdúwà annabi sallallahu alaihi wasallam annabi wa ṣàdúwà fún wa òjò wà rọ̀ yẹnà pẹ̀lú duwawu alistisqa duwawu alistisqa duwa ta ma so tí ò bá sí òjò ìgbàláyé wà nínú ẹ̀sìn islam oníbẹ̀ sí mọ́ ṣe ju ẹ̀sàlá yẹn kí ẹ lọ sẹ́yìn ìlú kí ẹ dẹ̀ lọ kí ẹ end of the year àbí beginning of the year prayer táwọn yọ lọ mọ́ wọ́n mọ̀ sí kí ní ẹ̀ pé lọ ṣe kíní kan days prayer fún Nigeria ẹmọ tọ́wà ṣe ni àti àtàwọn pastor àtàwọn àfá àti mùsùlùmí àti kèfèrí gbogbo lápapọ̀ wà lọ sẹ́yìn mú wọ́n ni àwọn fẹ́ lọ ṣe prayer fún Nigeria wọ́n láwọn fẹ́ gba seven days fasting fún Nigeria àtijọ́ tẹ́ tí wọ́n ń gbà Nigeria ti wá lójútù ìtẹ́lẹ̀pẹ̀ ní kí ẹmọ́ sàdádádẹ́nu àdádádẹ́ ò ní kẹkàkù sánfàní kẹkà tí ó sì wá yìí pé yóò kàn wùlẹ̀ máa ṣe kí ni yóò mọ̀ bà kẹjẹ lọ gẹ́gẹ́ bẹ̀rẹ̀ ní tẹ́mù Muawiya ẹbí ṣe ṣàlẹ̀ fòzán ìṣàlẹ̀ tẹ́mù Muawiya Muawiya nígbà tí ò sí òjò ní tẹ́mù náà ó ní kan nínú àwọn àfá tó jẹ́ ní rí ńgbà yẹn tí wọ́n lọ bá kí tán ẹwà lídùwà níbi dọ̀ áwú alistiskọ́ irú ẹ̀nà lè àmọ́ káwà ń bì kan ká máa pé ẹwà wàdúwọ̀nà tí ìṣẹ̀rí àwásíkàlẹ̀ fún wa ta lè mọ́ fi bẹ̀rẹ̀ ọba wo in tí àwọn èèyàn lọ́rùn kí ní kan ti wà lára àwọn èèyàn bí débi pé àwọn in tí ò sí inú ẹ̀sìn yẹn òun ló mọ́ ń wùwá ṣẹ́gbẹ́ tó bá wà lóẹ̀sìn kí ń wà ẹwọ sọ̀látù ìgbẹ̀mí àṣẹwà ní ẹ̀sìn tó kó mùsùlùmí 100 ìjọ 90 lè mọ́ lè ka sọ̀látù ìgbẹ̀mí àfọn tó ń ti pé dẹ̀dẹ̀ni kí ẹ̀ka sọ̀látù ìgbẹ̀mí àníbi sọ́lá pàápàá jùlọ níbi tashahudul Allah atahiyatulillah zakiyatullah èyí tó ṣe ní sọ̀látù ìgbẹ̀mí salatul fati ko alama sali ala ranaril fati ma ubil gala hajji ma annabi su kowani salatul fati abubakar ma salatul fati imam ma salatul fati usman ma ali bin abi talib ma àwọn sahaba kò sí tó gbọ́ salatul fati ma salatul fati bẹ̀rẹ̀ kẹtí lè pé 70 years àbí 80 years nítorí ahmadu tijani ló mọ́ ahmadu tijani ni àfá ìgbọ́n ìyá ti kú Ahmada Tijani òun ló mú sọ̀látù fàtíwá fáwọn èèyàn lẹ́yìn 1,300 years tánàbí ti kú sallallahu alaihi wasallam so lè imagine 1,300 years Ahmada Tijani wá wọ́n pé ẹ̀sìn tí ìpé ó kù sọ̀látù fàtí wọ́n mú sọ̀látù fàtí wá wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ ẹmọ́ta sọ ni wọ́n ní sáwọn sàábà mú sọ̀látù fàtí ó láwọn sàábà mọ̀ ó ní ànábì ò kọ́ àwọn sàábà ànábì fílẹ̀ ìmẹ́gẹ́gẹ́lá ànábì fẹ́ fún sọ̀látù fàtí wọn àníbì wá fi sọ̀látù fàájì lẹ̀ ó kọ̀dà wá pẹ̀lú wọ́n níbò làníbì ṣe wá kọ́ sójú àlá ni àbí lójú ayé báyìí ó lójú ayé àníbì yà pí àsìmò lójú ayé báyìí àníbà ní pé ìwà mọ́nà tìjá níwá ńgbà brọ́stíjì ńgbà lọ́pàá òyìn ní sọ̀látù fàájì brọ́stíjì làníbì wá fún sọ̀látù fàájì kó wá pàwọn èèyàn ó wá ní ṣe wá sọ̀látù fàájì tàbí wá fún yíò ó wá lọ́lá ju Kùránì 6000 lọ tó bá ka sọ̀látùl fàtíhà ẹyọkan ó lọ́lá jù kó ó ka Kùránì 6,000 times lọ in tó súnmọ́ jù ní kí ọgbọ̀ àtà wà ń bí kò sí ẹ̀ tó lè ka Kùránì 6,000 tí ó fi kú kò sí Kùránì 6,000 in tó súnmọ́ jù ní pé tàfi kú tó lè lọ 6,000 years láyé ni tó bá ó lè ó sáàlè mọ́ parí Kùránì ní ojoojúmọ́ ẹ̀kọ̀kan ní ojoojúmọ́ kò possible àbí ó lè lásán ká ní 4 months tó fi kú olè parí Kùránì 6,000 tó bá ìjòkó báyìí Allahumma salli ala Muhammadin fàátìlì máa wúlé káàlá àtìlì máa sábákálá àtìlì máa kìníkà kìníkà lẹ́ẹ̀kan báyìí pín òtìparí Kùránì 6,000 irú àwọn sọ̀látìlì fàátìlì àwọn olùmí ìbìlìbì pé tó bá ti lè ké kò nídìkò kí wọn tèmi ti rí mo ti rí practical experience ẹ̀ rí pé tó bá ti lè ka sọ̀látìlì fàátì honestly kò nídìkò kí wọn bí wọ́n sójú wọn lọ ẹwà wòye tánà bí o mọ̀ sí o sallallahu alaihi wasallam ìtumẹ̀ ní kí Abubakar gẹ̀ẹ́ sí tábàkà lè ṣe dínkù ẹ̀sẹ̀ tánà bí gẹ̀ẹ́sẹ̀ ìgbọ́sà níbi òmọ́ sí àlíọ̀mọ̀ Usmanu ma àwọn mẹ́wàá tọ́lọ́mbà tánà bí sọ pé wọ́n wà ìjẹ́nà wọn ma ẹ́ Sa'id bin Zaid o ma Abu Sa'id al-Khudri o Abu Musa al-Ash'ari o ma Ibn Mas'ud o ma Ibn Umar àwọn jínkójínkó àwọn àgbàlagbà nínú àwọn sàhábà wọn ò mọ̀ kíní àwọn tàbí yóò mọ̀ mọ́m Ahmadu mọ̀ mọ́m Shafi yóò mọ̀ Abu Hanifa mọ̀ Imam Malik mọ̀ àwọn àyímọ̀ tó gbajúmọ̀ tí gbọ́ mọ́ ń sọ pé à ń tẹ̀lé wọn àwọn bò mọ̀ Sa'id bin Musayyab mọ̀ àwọn tàbí yóò mọ̀ Hasan al-Basri mọ̀ Muhammad bin Sirin mọ̀ Ayyub Sakhtiyani mọ̀ ẹnìkan wá dé láìpẹ́ ẹ wá wo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan tó bá ti wá jẹ́ àdádálẹ̀ yẹn òní wọ́n mọ́ ń wu àwọn èèyàn kí wọ́n ṣe reason ni pé wọ́n ti yọ halawatu sunna kó lọ́kàn àwọn ṣẹ́rí kì ní kan pẹ̀lú ẹ̀sìn ọlọ́ba ó ní adùn kan tí a ń taste tó bá wà lórí ẹ̀sìn ọlọ́ba honestly ó ní dùnú kan natural ìdùnú kan tí ma ń wá sínú mind èèyàn that ìdùnú sunna yẹn ó ti yọ kó lọ́kàn àwọn èèyàn ẹwà ara wọn nǹkan tí tó bá ti wá tó bá ti wá ni wọ́n máa ń a ní láti tún rawa yẹ̀wò a ní láti assess ara wa àwọn nǹkan tá ń ṣe tá ń ṣe ǹjẹ́ annabi ló mú wá fún wa sallallahu alaihi wa sallam àbí àkàfẹ́ ń kọ́ sí àwọn kèfèrí ẹwọlé ní báyìí púpọ̀ nínú ìjọsìn tẹ́lómi ń ṣe àwọn kèfèrí ní fi ń kọ́ sí púpọ̀ nínú ìjọsìn tẹ́lómi ń ṣe àwọn kèfèrí ní fi ń kọ́ sí mọ́lítì ní bẹ́ àwọn kìfẹ̀ yínà ní ń kọ́sẹ̀ christmas tree àwọn kírísítẹ̀nì náà ń kọ́sẹ̀ àwọn greece àtàwọn rome náà ń kọ́sẹ̀ kìí ṣe pọ́ níbi ìsá máwọn kì ní ìwá o kìí ṣe pé jesus máwọn kì ní ìwá ok challenge ẹni christian tó bá tẹ́lá lórí títí christmas tẹ́ ń ṣe yìí níbo ni jesus christmas eh lóòtọ́ jesus ló ṣe ok ok dákẹ́bà àwọn disciples ẹ̀ ń kọ́ sánṣe ẹ̀lóòtọ́ ni mo ṣe é kí wọ́n lẹ́jọ́ tó wọ́n ń rò fún mi kí lè tí wọ́n wọ́n ṣe ó dá ìjọ́ wọ̀n lẹ́bí kò sí ètò ọjọ́ tó bínú ọwọ́ kódà yìí tó fọ́dí jù ní pé èyẹ tó bá ka ìtà dáadáa ó rí pé difference of opinion tó lágbára wà àwọn kan believe pé winter lẹ́bí Jesus àwọn mi believe pé summer lẹ́bí Christmas tán ṣe ní December 25 yìí ó ní Ọlọ́run kan tó mọ́ jọ́sìn fún ní December 25 àti January 1st tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ náà ó lọ́lọ́ tó mọ́ jọ́sìn fún bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà so wọ́n ti ṣe Christmas ní May tó bá mọ̀ lọ́mà wọ́lọ́ka wọ́n ti ṣe Christmas ní May wọ́n ti ṣe June wọ́n ti ṣe láwọn month mi ká tó padà wá pálùpọ̀ pé ẹwò ẹjá kẹta mọ́ ní December 25 yìí nítorí ní ìsinmi December báyìí ọdún náà àwọn mùsùlùmí ó tún bẹ̀rẹ̀ sí ní mọ̀ lòtẹ̀ káàkiri sí tọ́lọ́wò náà end of the year pé àtúfẹ́ bẹ̀rẹ̀ àwọn àfáà lásàlátù alátẹnujẹ́ tún bẹ̀rẹ̀ báyìí January 1 tí wọ́n gbowó tí wọ́n gbọ́sẹ̀ tí wọ́n gba gbogbo ẹ̀ lọ́wọ́ yín wọ́n tún fẹ́ bẹ̀rẹ̀ báyìí oṣù táwà yìí kèkí ń ṣe oṣù àwọn ẹgbẹ́ oṣù tí mùsùlùmí àmọ́ fẹ́ yín táàmà kéyí káàkiri táàmà sí táàmà wà tí ó sọ̀rọ̀ káàkiri challenge any Christian ibo ni Jesus ti ṣe Christmas ibo náà ti ṣe kò ṣe àwọn disciples ṣe ṣe ìgbà olóbẹ̀rẹ̀ oníjọ́ ló jẹ́ pé ó láwọn christian tó ìbáwọn dé kí ń ṣe christmas yẹ jìsìn àwọn náà bílíf pé wọ́n dálẹ̀ mẹ́sì àwọn ìpìsí mẹ́ àwọn jùbá bí kẹsì kí ń ṣe àwọn dípàlàjì kí ń ṣe dípàlàjì ń jọ christmas wọn ò kí ń gbọ́njẹ́ lọ́wọ́ ara wọn ìwọ mùsùlùmí tó pé ààrẹ mùsùlùmí wọ́n àmọ́ ló ń tijú àwọn lébọ̀ wa ní ìnífẹ́ kan máa wí ní ìnífẹ́ kan máa wí sí kíní dípàlà kò nígbà lọ́wọ́ wọn àwọn kò ní gbé dẹ́nà náà rẹ̀ jehovah witness ò nígbà lọ́wọ́ wọn àwọn kò ní gbé oúnjẹ yẹn dẹ́nà náà jehovah witness lóúnjẹ Christmas tí wọ́n oúnjẹ eh, kérésìmesì yẹn fún oníkéré ẹ̀nà ọ̀nà rẹ̀ ní pé yóò wà gbà lọ́wọ́ wọn bó ní wọ́n mùsùlùmí sọ́bọ̀ sọ fẹ́ mi pé òun ti jú ẹni fẹ́ pé ó rí pé àwà extreme eh, what you talking about àwọn yíwa àwà dìjàkúdà àwà dìranù kò sí kẹta lára wa mọ́ that tí wọ́n wà lára rẹ̀ muslim ike àwa àwa àwa di nǹkan yẹpẹrẹ lọ́dọ̀ christian normally kò yẹ kí christian lè gbé oúnjẹ dẹnu ọ̀nà rẹ náà in the first place kò yẹ kọ́ lè gbé dẹnu ọ̀nà rẹ àà wọ́n christian wà gbọ́njẹ christmas gbogbo wa lọ́dún ẹ̀ ọdún tó bá bá láyé ọdún ọdún èyí nǹkan ọdún lẹ́yìn náà bí ẹ̀yọ́ ṣe gbogbo náà ní àbí ìjẹ́ ká bèèrè ọ̀rọ̀ ọba náà náà muslimun wà látọ̀ fàá musulmi ni wá kí ṣe kèfèrí tó bá gbóúnjẹ wá kò sí jẹ́mẹ́ ah yes sir yes ma ẹmẹ́ bínú musulmi làwà o agbọ́mọ̀ tẹ́lẹ̀ àtọ̀ bóyẹ̀ tí àwọn ìjẹ oúnjẹ Christmas tẹ́ bá gbóúnjẹ àti bẹ́ẹ̀ lọ but ilé tẹ́ǹsẹ̀ yìí a ní ọdún ẹbọ lẹ́ǹsẹ̀ ilé yìí ọdún ẹbọ ní àkíní dìdí ní pé àwọ òbìlìbù pé ànẹ́bẹ̀ Ìsá ọmọ Ọlọ́run ni ẹ̀ẹ̀mọ́ tí ọdún tẹ́ǹsẹ̀ ní sẹ́ a mọ́ ń ṣe tẹ̀fsírì ọdún kó lè bá àjọ mùsùlùmí kó lè bá mà ọdún tẹ́ǹsẹ̀ ní pé mọ́ wo ọlọ́ọ̀bá tó dá yàtọ̀ ọ̀run tó dá sánmà àtilẹ̀ tó dá gbogbo everything Ọlọ́run yẹn wọ́n wá wá sáyé wọ́n wá bí ó gbénú obìnrin wọ́n wá bí jáde láti ju orí ìwọ̀ ara obìnrin kódà ìgbà tán bí ó tún sọ fún ẹ̀ẹ́ kódà ilé ẹ̀rẹ́ lẹ́bí sí ilé ẹ̀rẹ́ ni tó bá lọ kàrí ọdún gbígbẹ́ ẹni pé wọ́n wá bí sí ilé ẹ̀rẹ́ kódà ó tún níyà ìyá rẹ̀ tún lọ́kọ Joseph kódà kápítà lọ́kọ rẹ̀ mọ́ wọ́n tún túbọ̀ fẹ́ máa yọ ní títí ẹ̀ tó ń tẹ́yìn tínú rẹ̀ ń dùn ẹlùmínú ẹ̀lùmínú ẹ̀lùmínú ìtùmọ̀ ìdùn báyìí fi Christmas dé inú ẹ̀lùmínú ìtùmọ̀ ìdùn kalẹ̀ báyìí wọ́n wá bí ọmọ yìí ó múmú tó fi dàgbà ọlọ́run ló máa wó ó múmú tó fi dàgbà ẹ́ ó sádàgbà gbà tó padà dàgbà ó ṣe ṣe ṣe ṣe ó wá bẹ̀rẹ̀ sí tún nímọ̀ jọ́sìn fọ́lọ́run mi tó ti bóòlẹ̀ lọ́lọ́run ó wá pẹ́pẹ́pẹ́pẹ́ bẹ́ẹ̀ nígbà tó wá yá àwọn ọ̀tá bá mú kí náà ṣe fún ọba kan agbélébù ọba kan lórí agbélébù tọ́lọ́run yẹn wà ọlọ́run náà ní o ọlọ́run yẹn wọ́n bẹ lórí àgbélébù ibi táwọn ẹ̀dá àwọn ẹ̀dá wọ́n mú òjìjì ọlọ́run wọ́n sì mú wọ́n sì dàgbúlẹ̀ kò sí ẹ̀ṣẹ̀ kẹ́kẹ́ fúnra rẹ̀ wọ́n wá mú èso èso fọ́ wọ́n wá gbé sọ́wọ́ rẹ̀ wọ́n wá gbàmà lọ́wọ́ ó wá ń pariwo ọlọ́run o tí wọ́n ń dunú ìwọ mùsùlùmí tó wá ń fẹ́yìn tínú rẹ̀ ń dùn ọdún tó ah, kíkó fi àwọn ìsọkúsọ mọ́ fi wòye ọlọ́run

subhanallahi wa ta'ala amma yushrikun ó káwọn àyájì tó pọ̀lú kòránì tọ́lọ̀ ń sọ wípé gbogbo ńlá ọ̀rìn tó lágbára ó ní kí ẹmọ ọlọ́run ní pé sánmọ̀sẹ́ ó fẹ́ fàyà gbogbo lẹ́fẹ́ ó fẹ́ yàdàlù ike kí nìdí wọ́n ń sọ pọ́lọ̀ ọba bímọ subhanallah mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ ọlọ́ba olóbímọ ọlọ́run wà mọ̀ wó ọlọ́run tákò tí ẹ̀ yáwọn gan kò yáwọn kírísítíẹ̀nì gan sóhun gangan lọ́lọ́run ni baba ni bàbá ọlọ́run àbó gangan lọ́mọ́ kò yẹwọn kò yáwọn gan they are set of confused individuals and ẹ̀sìn wọn tó ìpìlẹ̀ sí wọ́n wọn ta ni jésù lórí ní ọlọ́run náà ni bàbá bàbá náà lọ́lọ́run ọlọ́run yẹn náà tó lẹ̀ mímí mọ́ ọlọ́run tó wá ń sọ yẹn òun náà wá bí ń jọun ní December 25 wọ́n wá fẹ́ ṣe birthday ọlọ́run sẹ́mbí ọlọ́run sẹ́mbí ọlọ́run ni ẹ̀dá mi lóhun lamyeli wọn lamyulad wọ́n wá fẹ́ ṣe birthday ìjọta bí ọlọ́run bàtà ìjọsìn fìtúmẹ̀ ní kí wọ́n bí ìwọ mùsùlùmí tọ́lọ̀ ọba ti sàánù láàkáyì tí ẹ ẹwàjọ ń sọdún yìí náà inú tí ó náà mọ́ ọdún gbogbo ọdún tó bá bá wa láyé ọdún ni èyí mọ́ ń sọ ní pé àṣọdún o kí ni dí à kí náà ń pè belief tẹ ní tẹfí ń sọdún yìí ó belief ti wá ó fi nínú belief ti wá tí ń bá because ọdún ẹbọ lélẹ̀ tẹ́ ń ṣe yìí so àwọn èkì ń ṣe ọdún yìí máa àti ń ṣe ọdún yìí tó bá di ọdún kejì mú ní gbóúnjẹ yọ̀dọ̀ rẹ mọ́ ó kà ní ọkún wọn ni tó bá jẹ́ oúnjẹ ní ìrẹ̀gbé wá fún mi ẹ̀kàn dáná mi normally ajẹ́ jíní bọ́ọ̀lọ̀ láti jẹ́ àmìlẹ̀ àgbùdọ̀ jó oúnjẹ ẹbọ because àgbùdọ̀ bá wọn yọ níbi ẹbọ kódà ibi tí ọ̀rọ̀ yìí tó lágbára dé ṣékùn Islam Ibn Taymiyyah rahimahullah ta'ala ṣàlàyé pé torí kò rí ètò ẹ̀ ṣe jìnà tán tó ṣẹ̀ṣẹ̀ mú títán kó wá kí pé ẹmọ̀kú kó fi ṣe ẹkù ọtí mímu ṣe ọtí ẹ̀ tó gbọ́ ládá ẹkù gbó pípà ṣe gbóyẹ̀ tó lọ tó wọnú agbárí ládá ó bẹ́tà jù kó kíyàn kú Christmas lọ because so dáwẹ̀ tó kà sí ẹ̀ṣẹ̀ ni ẹlẹ́ṣẹ̀ ni ọ ẹ̀ṣẹ̀ ló ń kó síhùn tó wá lélẹ̀ ẹbọ lélẹ̀ inú rẹ̀ dùn ẹ̀dùn mí ò tún wá kí ọ o ìtúwẹ̀ ní pé ẹbọ tí ń ṣẹlẹ̀ láyé ẹbọ yìí ọlọ́mọ jí ó tán o ẹbọ yìí jẹ́kọ́mọ̀ kọ̀ntínì o ọdún ẹbọ yìí ẹtù ṣe lọ́dún tí ń o ẹtù ṣe o bẹ́sì mọ̀ṣẹ́ lọ nẹ́nu o inú rẹ̀ wá ń dùn lórí ẹbọ èyàn tó bá sì yọnu sẹ́ bọ yóò dẹ̀lẹ́ bọ wọ́n tó bá yọnu sí kẹ́bọ máa ṣẹlẹ̀ lọ nísìn àwọn èèyàn wá gbọ́lá fún àwọn èèyàn gbọ́lá fún wípé wọn ò fẹ́ jẹ́ kéèyàn bínú ọlọ́wọ̀ bá bínú kò sí ètò kàn wọ́n tọ́lọ́wọ́ ń sọ ìgbé ilẹ̀ fẹ́ fàyà gbogbo sọ́mọ̀ fẹ́ lọ́kásọ́tù Maryam wọn kà sọ́tù Maryam so ó pè wọ́kọ́lọ̀ bínú neighbor rẹ̀ ó jẹ́ Christian kó mọ́ bínú kó bínú tí ó bá ti gbọ́ tí mo sọ yẹ kó bínú èmi ń sọ fọ́ pé ẹ̀sìn tèmi ẹgbẹ́ owó tó wá pẹ̀lú àwọn Christian ó ń bẹ̀rẹ̀ àwọn Christian tó yí pé tó bá di tẹ́mù tẹ́ bá ń ṣe léyá tẹ́ bá gbóúnjẹ fún wọn wọn nígbà mú ma Christian mẹ́tò kí wọ́n sọ fún pé because àwọn náà believe pé ẹ̀yẹn tẹ́ ń pa yẹn ó sáyẹ́rin di black house tẹ́pẹ̀ ní carbon ti yẹn wọ́n bí líké tẹ́ṣẹ́ ni ẹ kàn bí líké ọdún ẹgbọ́ ní àwọn oníbà yí ṣe Christian omi ó sọ fún yín bẹ́ẹ̀ pé ah, yes sir we don't eat um, we don't eat your food a ah, kí n jẹ oúnjẹ ọdún yín because wọ́n bí líké kìí sọ ọdún tó bẹ́ẹ̀sì tàwọn mú <laughs> so kí wọ́n lọ́wọ́ ṣẹlẹ̀ mẹ́ kódà normally kọ́ ẹ Christian lè pàdé ọlọ́nà kó wá kí ọ kú ọdún àbí jẹ́ kó wá yóò àmọ́ rẹ̀ ti pé ẹ̀ṣẹ̀ kí ní kú ọdún in tó fún jù ní pẹ́tù ọmọ gáwọn musulmi wó túnmọ̀ kíra wọn kú ọdún christian a mọ̀ kú ọdún akúnyè ìjú alájà kí ní kẹ musulmi tún kíra wọn kú ọdún ẹlẹ́bọ gbogbo ilé dẹ̀ wà níbi pé a ti ń ráwẹ̀ lómìnà tán pẹ̀lú àwọn láfà tàtipọ̀ tí wọ́n tíra láti neutralize gbogbo ẹ̀ káfà máa sọ wípé àti christian àti muslim gbogbo ẹ̀kẹ̀kẹ́ náà lájọ́ ń ṣe ẹ̀tì ibi tí wà láti ṣẹlẹ̀ àbí ìgbà táwọn àfà náà nítorí alátẹnujẹ alátẹnujẹ ni wọ́n ṣẹ́gá tàbánsọ́ pé àwọn alátẹnujẹ ṣẹ́gá tẹnujẹ yẹn ó pè wọn ká sàtẹnujẹ ká bá ti gbogbo ìjẹ́ káẹkẹ́ ìdẹ́lẹ́bọ káwọn sàtí rówó gbà lọ́wọ́ tí nítorí àwọn náà fẹ́ ṣe December 1 eh, January 1 wọ́n December kíní kan wọ́n fẹ́ ṣe àwọn kíní ibẹ̀ owó tẹ́lò mi ò January 1 ẹ̀yìn ìyá kíní kan ọdún tuntun ha ah, kíní kan ẹwọ́n fọwọ́ ẹlòmí níbi ó lè ná 10,000 kó tó kòm jòkóòm lásà láti ẹlòmí wọ́n lè 100 wọ́n lè 200 ẹ imagine tí èyàn 100 bá kàn dá 1,000 èló ló ṣe níjòkó kan 100,000 níjòkó kan láì kiri ata láì kiri epo lọ́jà 100,000 níjòkó ẹ̀kan èyí ni ẹmọ́ gbàgbé ó kódà wọ́n tún hun àdísì fún ah anẹ́bìlẹ́ni ọdún bá bá láyé ah àwọn bẹ̀rẹ̀ ẹlòmí níbi ìjòkún ó lè dá 3,000 ẹlòmí lè dé 5,000 ẹlòmí lè dé kó 7,000 ẹ̀sì wájú báyìí ah àwọn alájì lágbọ́já ojú ojú ó ṣe kíní kan ah bá ṣe mọ́ tí wọ́n nù wọ́n mọ́ iná sójú ọ̀nà nẹ́gbà Muhammad ẹjẹ́ sallallahu alaihi wasallam irọ́ lásán irọ́ lásán bọ́ ṣe ń parọ́ tí kò wá kàn wọ́n wọn ò bá kó yín lọ sínú ẹbọ ká sọ yín di kèfèrí káwọn sáà ti rówó apò yín gbà ní tó kàn wọ́n nìyẹn ah haulahi allahumma alayhi min allahi aláàbùláì kọ̀dá àdọ́lù kẹtẹ́rọ mìíràn náà wọ́láì wọ́n ti sí ọ̀pọ̀lọpọ̀ ní àwọn èèyàn lọ́nà gẹ́ wọ́n sọ alòmínú débi pé ó fẹ́ lè mọ́mọ́ ah, so àmì ọlọ́wà kó ṣe dára so hada wa sallallahu wa sallam ala muhammadin sallallahu alaihi wa sallam wa ala ali wa sahbihi wa sallam amin wa alaikum salam ni nípa <coughs> <coughs> anábì isa náà àríṣàlá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ now ìbéèrè ni wípé Ọlọ́run sọ ní Kùránì lóòtọ́ ìpé ká nígbàgbọ́ sínú àwọn tírà tó ti wá sí iwájú inú ẹni at-Tawrah al-Injil az-Zabur sófòfò Ibrahim àti sófò Musa àti àwọn mítọ́lọ̀ babadakọ̀ tó wọ́n ni pé ṣe èyí tó wà lọ́wọ́ wọn lè ní ní ṣe ó yẹ ká nígbàgbọ́ pé ọ̀rọ̀ Ọlọ́run náà ni ṣẹ́yìn táwọn onígbàgbọ́ ni pé Ọlọ́run ọba sọ tírà kalẹ̀ Isa tán pè ní al-Injil Ọlọ́run sọ tírà kalẹ̀ fánàbí Musa tán pè ní at-Tawrah kíbá ẹ̀ àwọn onígbàgbọ́ ń bẹ àmọ́ Ọlọ́run ọba náà ti wá fún wa ní ìròyìn pé tírà ti wá change e alladhina yaktubuna alkitaba ọlọ́run ó yìí wọn kùrán pé wọ́n máa ń kọ nǹkan àwa ni pé hadha min indillah ọlọ́ọ̀bá lélè tiwa ẹmà kìdọ̀ látọ̀dọ̀ ọlọ́ọ̀bá wà laysa min indillah kò wà látọ̀dọ̀ ọlọ́ọ̀bá kìtìkọ́ ọlọ́ọ̀bá ló tiwa so in tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn báìbù ní pé wọ́n ti change àwọn nǹkan bẹ́ẹ̀ kódà nítorí ọlọ́ọ̀bá fi anábì Musa wa anábì Isa alayhi salam because ó ti change tó wà nínú Tawrah àwọn lè mọ́ mú wọ́n fi nǹkan mí síbẹ̀ èyí tó jẹ́ haram mo sọ pé halal ni èyí tó jẹ́ halal mo sọ pé haram ni ṣáàjì tí a rẹ́pẹ̀ Isa alayhi salam òun náà di same títíṣẹ́lẹ̀ sí ṣẹ́wàlẹ̀ ìtọ́ wọ́n ń gbé dání lè ní tán pè ní báìbù yẹn distorted ni kódà tó King James version new edition King James version ẹmọ kọ́mọ edit ìwé latest edition King James version tó bá lọ́wọ́ introduction rẹ̀ nínú tó kọ only the mistakes and misconceptions in the, in the Bible they are so many and so serious wọ́n kíní ti pọ̀jù discrepancies ti pọ̀jù misconceptions ti pọ̀jù kíní wá pọ̀ ó dẹ̀ serious ẹbí pé a need láti jòkó káwà ẹ̀ dìtẹ̀ e. ọ̀rọ̀ lọ́nà so tó jẹ́ misdákun tọ́lọ̀ bá sọ Kùránì pé a sọ tíra fún yín mú wà change ẹ̀ e. ṣe wá rí Kùránì náà wọn ò bá ti change ẹ̀ àmọ́lọ́wọ́ bá ń preserve kódà láìpẹ́ moríkò ránkà India náà ti ṣe wà láwọn ti change verse mi mo fi ọlọ́mù fi búra mórí báyìí ni wọ́n verse yẹn wọ́n pàbẹ̀ẹ̀rẹ́ wọ́n fi nǹkan mi síbẹ̀ but ọlọ́run ti ní pé inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun ọlọ́run kí àwọn aláṣọ kùnrin nílé ìkàlẹ̀ ní aláṣọ tó wájú ìkàlẹ̀ àmọ́lọ́ fi sàdẹ́wò fún wọn bẹ́ẹ̀ ni àmìlẹ̀ ń tẹ́ o because of the last book ọlọ́ba ó sọ so mú ò lè rí bí ṣe ń ti kùnrin wọ́n kà lè máa dàtúmọ̀ rẹ̀ wú but ṣe wá rí new testament tètè àwọn àwọn yìí new testament ló wá worst jù púpọ̀ nínú rẹ̀ paul ló kọ ta ni paul paul bó ṣe wà nínú bible náà ni èyàn tó máa ń takò christian anẹ́bì ìsáàgbà tó wà láyé ni kódà ó lò mọ́ ń sun church àwọn ibi tó bá ti pẹ́ ti mọ́ ń kójọ yóò dáná sun àwọn tán láwọn nígbàgbọ́jọ́ wá ní òun kàn lọ́njọ́ kan ní òun kàn rí mọ́lẹ̀ kan ní ìmọ́lẹ̀ kan pé o ní ìwọ pọ́ọ̀lù ìmọ́lẹ̀ ìrìlú olóògbé ìwọ pọ́ọ̀lù kìní kan ọya lọ mọ́ jí sí ọlọ́run iṣẹ́ ọlọ́run wo ni kó mọ́ jẹ́ òun ló wá kọ púpọ̀ náà Galatia lẹ́fì mọ́ rí ẹ̀yin Galatia nínú Bíbélì náà lẹ́yìn of Galatia sọ́rọ̀ ọlọ́run so you own oh, be letter làwọn ilé epistle of kinikan letter of kinikan to the people of kinikan ike mo kàkọ letter sáwọn ará of agarage kẹwa ní ọ̀rọ̀ ọlọ́ọ̀bà lèyìn sọ́rọ̀ ọlọ́ọ̀bà lèyìn so ọ̀rọ̀ èèyàn wọ́n ti lú gbogbo ẹ̀pọ̀ lọ́lọ́ fi wá sọ Kùránì kalẹ̀ so ìyẹn ti ẹ̀kọ́ ó ti wá abrogate gbogbo nǹkan tó wà ní wájú so ìta bá rí nínú ìta àmọ́ ṣe pẹ̀lú àwọn ìwé wọn ni pé ta bá rí tó bá bá tọ́lọ́ọ̀bá mọ́ ta bá rí kí ní tẹ́sọ̀ ilé tẹ́sọ̀ yìí ó bá Kùránì mú ó ilé correct because àti ní táàmà fi ṣe kíni táàmà fi ń mú àbáyì but tàbá ti rí mìí pé àmà àmà ipé bó yóò lọ àbí òlọ àdàkẹ́ parí because ó ní possibility kó jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run lélé ìlóòtọ́ àbí kó jẹ́ pé ọ̀rọ̀ èèyàn ní sọ àyà àdàkẹ́ parí so bá sì máa ṣe ní ọ̀lọ́ Ìgbà eh, eh, eh, ẹ̀ẹ̀ ok tó jẹ́ pé àwọn òtẹ̀lé bí ká máa ariwo ní chọ́ọ̀chì ká máa ṣe ìjọsìn aláriwo wípé ìjọsìn <laughs> tó wà tó wà ní different nílẹ̀ rí King James version wà New King version wà ó tó aláwọ̀ books mi Book of Barnabas wà ó lè mi tó pé ìwé mà tó pé ó contain of bí i 60 books ní àtẹ́kẹ́ bí i 74 ni bí àbí 6474 bí 10 books ló miss ní ilé elementary book of peter mele kerry mele so bó ṣe rí lọ́tọ̀tọ̀ ní ẹ kódà different churches different bibles ní belọ́dọ̀ wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báyìí so in tó ṣẹlẹ̀ pẹ̀lú pé wọ́n ti tọwọ́ bọ kíní ni ẹ̀ ó ní kálùkù angele pé tòun ló correct bóòlọ́ ok èyó láfẹ́ fún mẹ́ correct right So ní pé àfikún ṣe islam islam ló ti mú the correct one wá ẹpa ogbẹ̀tẹ́ ìṣẹ́lẹ̀ kẹbọ́ sínú islam ni so wà bára and then kò tọ́kì ẹ̀nà mama kabẹ́bù ẹ̀nà tó wà bẹni kò tọ́kẹ̀ maka anẹ́bí orí sọ ẹ̀ eh, bí péjì kan lọ́wọ́ Umar eh, jọ kan ẹnibọ̀ ní pé hamuta habrikú na bí ya Umar ah kí lọ ṣe pẹ̀lú rẹ̀ ṣe òun dáútù tí mo mú wá ní yọ̀wọ̀ Umar anẹ́bí o kan rí lọ́wọ́ rẹ̀ ní o kí laukana Musa hayyan kódà anẹ́bí Musa tó bá wà eh kò tó bẹ́ àfikó tẹ̀lé anẹ́bí Musa tó yóò fi tí ń ṣe lẹ́ yóò wá tẹ̀lé mi ànábì Muhammad sallallahu alaihi wasallam so ànábì ò fàyígbá ọ̀nà kan tẹ́lẹ̀ ma fi kà ní pé bóyá èyà tó ṣe pé ó ní mọ̀ dáadáa nípa ẹ̀sìn ni ó gbẹ́sìn dáadáa ní o ẹ́ ó wá rẹ̀bi ṣàlàyé nǹkan fún ẹgbẹ́ kólíbà mọ̀ pé àṣẹ́ni tẹ́ ń ṣe ẹ̀sìn Islam náà sì yé tẹ́lẹ̀ náà because ọ̀pọ̀lọpọ̀ náà tó máa ń dì pẹ̀lú pé Bible Bible kí nílé ni wọn ò gbẹ́sìn the line pé wọ́n ń takò Islam ẹnìkan báyìí ẹkí mẹ́ example kaba ẹnìkan sọ̀rọ̀ pé ó wà nínú Bible pé the gate of heaven became opened wọ́n ni pé bó lẹ́sì mọ́ pé gate wà lẹ́gùn ah ayẹ́ wọn kùránà àfàtàhánà àbúhábà samáì alọ́la <laughs> sílẹ̀kùn sámà so tó bá ti nímọ̀ nípa Islam tàbí takò Bible ó pọ́sùn gọmọ takò Islam náà pẹ̀lú àìmọ̀kan so àwọn àfáàtò ìpínlẹ̀ àfáàmì sára ẹni pé èyàn tí ó bá ti wá tójú bọ conditions pọ̀ gan tó bí ọ̀pọ̀lọpọ̀ fúfílẹ̀ ó gbọ́dọ̀ ti nímọ̀ tó lágbára nípa ìsìn Islam débi pé ó lè mọ̀ mọ̀ pé eléyìí ọ̀nà báyìí kí n gbà ṣe kìí sí pé kí n sọ báyìí kéèké bóyá ìwọ́gbò nímọ̀ nípa Qur'an ó ti ẹgbẹ́dà lórí ògbọ́lágbá yóò sì mọ̀ pé ó takó báìbù àárá o èyí ó takó Islamu kó dẹ̀ ilé dìkèfèrí wallahi ilé dìkèfèrí kí yóò di ẹlẹ́bọ̀ nítorí tó sì ní ma wallahu a'lam náà yes sir yes sir ok ok ok ah dalailu al-khairat dalailu dalalat la man pe ah no salatul fatih no no Hmm. náà <coughs> kódà nípa inú tó ẹkí ẹ̀mọ̀ bẹ̀rù ní pé bí ò tẹ̀sí kọ́kọ́ mọ̀ tó ti wáyẹ̀ náà babbala problem ni because you make a decision ni o ti rí bí trace source dalahilu yẹn sí a particular source pàtó <coughs> mo na ti ka to pé kò tí pẹ́ náà ni an ti ka to pẹ́ náà in to de se le ko la de pé púpọ̀ ni egan ọwọ́ ọwọ́ náà fi kọ́ bí kéwú lé ni náà fi kọ́ ọwọ́ ni so kìí ṣe nǹkan tó ṣe trace padà sọ́dọ̀ annabi na àkọ́kọ́ ní sallallahu alaihi wasallam kódà àwọn tọmọ kọgan wọn trace padà sọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam so jẹ́rin dalailu yóò ó wá láwọn ìsọkúsọ tó wá pọ̀ mẹ́ bí kí ẹ máa fi pàró kí ẹ máa fi ṣe tàwásùn lọ sọ́dọ̀ ọlọ́ọ̀bà bí ọlọ́ọ̀bà wọ́lá pàró àtúndé <laughs> ó ní ó ti máa fi ó dì àti pàró tọrọ so àwọn ọ̀sọ́gbùsọ̀ kódà ibẹ̀ níbi ní ibẹ̀ wọ́n ń fi àwọn ìròyìn burúkú wẹ́yà náà ibẹ̀ sallásallá díkẹ́ ma fi àwọn bí àwọn bí kínánpé eh, kí eh, eh, ó ní wọ́dù kan tí mo ti rí mẹ́ àwọn jarọ́sìn jùrùsúmọ̀tún jùrùsúmọ̀ ni àwọn bí kínánpé spirogyra àwọn bí ìdọ̀tí tí ma ń wà green yẹn kí spirogyra náà ni kí ìgbà mí nìyí orí rẹ̀ lè tánná ó lè mọ́ fi òmìnira ọlọ́ọ̀bá tó mọ̀ fi wọ́n yìn Ànábì sallallahu alaihi wasallam ìgbà mí sì ní ó lè mọ́ fi àwọn ìròyìn yẹpẹrẹ fún ọjọ́ Ànábì sallallahu alaihi wasallam so kí ní ẹ̀kọ́ ní ìrọ̀ àwọn ìsọkúsọ ọ̀rọ̀ pọ̀ mẹ́rin and then ní ìsinmi ẹ̀kọ́ ọ̀nà àyàlẹ́ àrẹ̀ lọ́wọ́ tẹ bá sa má ya kùránì lẹ́rọ báyìí wọ́n yà dàdà ìlú sílẹ̀ gbẹ̀ni ó kà dàdà ìlú kọ́lá kí ní àwọn tọwọ́ léhun ìyìn mákàdé ní tọ́bákà yà sí ilẹ̀ gbẹ̀rẹ̀ gbẹ̀rẹ̀ gbẹ̀rẹ̀ gbẹ̀rẹ̀ gbẹ̀rẹ̀ gbẹ̀rẹ̀ gbẹ̀rẹ̀ gbẹ̀rẹ̀ gbẹ̀rẹ̀ gbẹ̀rẹ̀ gbẹ̀rẹ̀ kí lè tàà lè ríkà yìí ìwọ̀gbà kan tí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà ma skopu láyé náà ma fi ń kà skopu yóò sàgbé kalẹ̀ àtìsàdà láìlú àtìsàdà láìlú so kí ní ọkọ̀ kò sí níwẹ̀sì ókè bóòlà náà bí ti wájú kó sallásálà tó wá ń sàdà láìlú búnà ti ń sà kùránì tí kà tọ́lọ̀ bá sọ kalẹ̀ fáwà sọlátù ìbọ̀ ìníyà lànàbì mú wa fún wa ẹ mọ́ fàwọn nǹkan mí kún so inṣáàlá láwọn ìjòkó tí ó bá ń bọ̀ wà inṣáàlá má gbìyànjú àti ṣe Ah, láti mú àwọn ọ̀rọ̀wá in detail nípa this dalailu yẹn nípa kí ni sọ́ọ̀sẹ̀ ìbóló ti wá àdẹ́kì àwọn ìsọkúsọ tó wà ń bẹ̀ kí yẹn lè bá mọ́ àwọn kan tó wà ń bẹ̀ because ẹni tó ń kó bá yẹn lé understand that Arabic language so tó máa ń ka nǹkan yẹn wọn kì í mọ ìtumọ̀ táwọn ń kà ẹmọ̀ àwọn tó bá lọ fún kọ́dìrí àtìjàníyà tẹ bá ń jòkó wà máa yóò hébò ní wà máa yà ní maulana في جنة الخلد بلا بهتان مولانا لا إله إلا محمد مولانا ìjú ọmọ kanú ó sì ti mọ̀ pé ẹbọ ló ń ká wàmán yóò hìbò ní ẹni tó bá fẹ́ràn ìmì ìyá sí wàmán yàrọ ní ìwọ tó bá lè rí mi fi jannatil khuldi yóò sì gbé gẹ́gẹ́ aljanna ni sẹ́nìkan wà tí ẹ̀lẹ́rí tí yóò sì gbé gẹ́gẹ́ aljanna ni ok anẹ́bì Muhammad sallallahu alaihi wasallam anẹ́bì Ibrahim tí bàbá rẹ̀ orí bàbá rẹ̀ anẹ́bì náà ọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀ anẹ́bì Lut ìyàwó rẹ̀ wọ́n pọ̀ bá inú àwọn anẹ́bì ọlọ́bà tó ti kọjá rírí àwọn èèyàn tó wà kódà ìjẹ́ fámílì wọn rẹ̀ wọ́n lọ́wọ́ hmm? ìwọ́ sì ń sọ wípé èèyàn tó bá lè rẹ́ mi o ojú wà ìjẹ́ mẹ́rin ẹlẹ́mì ni olóò mọ́kọ ya ìtí wọ́n tó sọ pé yá ṣe Ibrahim Niyas mú pé wọ́n ṣékì Ibrahim Niyas dùwà ló ń ṣe yẹn ẹbọ nìyẹn wọ́n tí ń pẹ̀lú mílẹ̀ yọ lọ́ba agíkì ni wàhálà mi nínú ṣòro tí mo wà yìí tàbí ẹmọ ń pè nínú ṣòro ẹbọ nìyẹn o bòun ò mọ́ ọmọgbà Abdul Qadir látàǹsàní Abdul Qadir látàǹsàní kò sí pé túnmẹ̀ ní pé ìwádùn kọ́dí ìdákùnmọ́gbàgbé mi wọ́n rán sọ́lọ́lú ẹkí ẹmọ́ pẹ̀ so kí ni ẹ pọ̀ gan fún aláwùjọ àìmọ̀ká ló pè àwùjọ yìí so àwọn èèyàn wọ́n sọ ẹbọ́ lẹ́nu báyìí wọ́n sọ sọkúsọ bọ̀ títọ̀ pé kí ni ẹ̀ tí wá jókòó lára wọn tẹ́bá ń sọ fún ẹbí kí ni yóò dá wọ́n mọ̀ bí nìkà ah, àwọn àfáà mọ́ ń ká in tó dẹ̀ ṣẹlẹ̀ sáwọn yẹ̀wúdí àtàwọn àsọwọ́ náà ni àwọn àfáà wọ́n ń ṣe kí ni ẹ̀ nẹ́fíkà in tó àfáà wọ́n ń ṣe náà ni ẹ̀ náà wó báwọn ó sì máa ṣe náà ni ẹ̀ so wọ́lá àlá so àwọn kí ni ó ti wá pọ̀ gẹ́gẹ́ bí pé àwọn ìjòkó kan gani máa fẹ́ wọ́kì fún kìníyàn máa inṣáàlá ó pọ́sí kíyàn tó wá ìjòkó mìíràn láwọn days me during the week àbí ní weekend kíyàn tó ma bí sí àlàyé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn kìní because to be honest àwọn èèyàn pọ̀ tó pé nǹkan pamọ́ fún wọn gan wọn ò mọ̀ ní wọn ò rẹ̀ rí àkíyèsí yẹn ni tẹ́lẹ̀ bá mọ̀ tí mo ti ń sọ yóò mọ̀ sọ kọ́ ní pé subhanallah sí tí mo sọ láti jọ yìí so inshallah tọ́lọ̀ bá sí ní ọ̀n fún inshallah àwọn àlàyé tí mo wá lórí so adawa sallallahu alaihi wasallam wa sallallahu alaihi wasallam wa subhanaka allahumma wa bihamdika wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh